قال ربنا سبحانه وتسامى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت فتضع كل ذات حمل حملها وترى الناس سكارا وما هم بسكارا ولكن عذاب الله شديد أمة الإسلام فربنا سبحانه وتعالى أمر الرجال بالإحسان وبعشرة طيبة مع أزواجهم وعشرة أثبت رسول الله صلى الله عليه وسلم الخيرية لكل رجل كان أهله يجدون خيرا منه فربنا سبحانه وتسامى قدم المودة على الرحمة أي ثمرة أنك لذلك إذا كره الزوج زوجته أو كرهت الزوجة زوجها وأرادت أن تختلع منه فربنا سبحانه وتعالى وضع لنا أحكاما كنا في تبيين هذه الأحكام ونسأل الله الذي لا إله إلا هو أن يفقينا في دينه ọpá ní fọ́bà rẹ̀dà tó ṣe wá ní musulmi an tọrọ alikun kí láti gẹ̀rẹ̀ fan nabi sallallahu alaihi wasallam ẹn tọba rẹ̀dà láti bá máa jẹ́kà fún gbogbo wa lọ́wọ́ bá ní salikun kí annabi wa bá ní salikun láàrẹ̀ àti àwọn ará ilé annabi àti sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú ẹ̀yìn ọmọ àníyàn sí mú fásikúra bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala gẹ́bù sínà létí ìbẹ̀rù rẹ̀ anítàkùlọ ẹjẹ́ àjọkọnú ọlọ́run níbi ìkájọkọnú rẹ̀ o náà ni àṣẹ tó pàwọn tó lọ sáájú wa o náà lọ fi bá náà sọ́nà alkùrán láì mayi ọ̀nà àwọn bẹ̀ nínú ọ̀dà ní rẹ̀ nínú tí ó rẹ̀ ya tí payá ó sì jà sórí fún wọn láyé àti láríkì àmà jẹ́mi àti yọ́wà mẹ́ o Allah subhanahu wa ta'ala ọpa àwọn ọkùnrin láṣẹ pẹ̀lú ká máa sí dáadáa sáwọn ará ilé wa ó sì pàwọn náà láṣẹ káànáà kí wọ́n máa gbọ́ràn sí wa lẹ́nu ṣùgbọ́n àwọn kankan tó sákọ̀ láwùjọ ti wa torí pé ọ̀pọ̀lọpọ̀ tí o bá ń ṣe tí wọ́n sì ń fi tì síbẹ̀ ẹ̀sìn ọlọ́run ni o fún obìnrin tọ́kọ rẹ̀ ọ̀fẹ́ ẹ̀kọ́ tí ara sì ní lábẹ́ ọkọ rẹ̀ àti jẹ́ agbóyé o náà ni mufaraqatu zaujati zaujaha bí badalin bi'iwad o náà ni kí obìnrin ó fọkọ rẹ̀ lẹ̀ pẹ̀lú pé yóò fi nǹkankan rárá rẹ̀ nítorí wá fi rárá rẹ̀ yìí kun la wá fẹ́ sálàyé lábẹ́ẹ̀bẹ̀ láwọn kàmí ò ti wá máa tẹ̀lé ọkùnrin amharo zaujatahu bí mablagi ma'ayyani in tọkùnrin fúyàwó rẹ̀ láti fi márù 20,000 ó wá dílé ní obìnrin ìrìnira pẹ̀lú ẹ̀ a sì ní ìrìnira yìí kìí ṣe dandan oníkọ́ jẹ́ ìnira ti wà gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ sí ìyàwó Thabit ibn Qais tó wá ṣe húlúù àkọ́kọ́ nínú Islam nígbàtí wọ́n mọ̀sá ó ń ṣe ọlọ́ni Qais mẹ́dàápọ̀ ọlọ́dà ẹ̀ Thabit mẹ́dàápọ̀ ọlọ́dà ẹ̀sìn rẹ̀ ọkọ mi dá níwà ọdá lẹ́sìn ṣùgbọ́n ìrìsí rẹ̀ ń bá mi nú ìrísí rẹ̀ ń bá mẹ́nú jẹ́ kúlúrù kọ́rin ọjáde kọ́ sọ́nbí àdẹ́wò a máa ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí dúdò ti kọjá lọ ọkọ̀ náà ni ló lásìdẹ́ntì wọ́n wá gẹ́sẹ̀ méjèèjì lọ́dọ̀kù sànúwá o gbogbo owó ọ̀bẹ̀ òtó yìí ẹjẹ́ àkókò bí táwọn gbé yìí tí àdánwò láíláí ọ̀bà kún fún èèyàn èèyàn dúgbàrọ̀ lè èèyàn yíò ni o nítorí wípé àlébù tọ̀bá wà ní gòkè ní tàbí gòkè jì tẹ́nì kejì ọ̀bá ti lè faramá tó ń rí pé kóhùn wà pẹ̀lú ìfaramá yẹ yóò kò bá àrin àtọ́lọ́run ọlọ́run túlẹ̀ kọ́dàkọ̀jọ́kọ́ tàbí kọjẹ́yàwó àwambọ̀ obìnrin wá ní nǹkan tó fún ọkọ rẹ̀ tọ́tọ̀kọ rẹ̀ fún 50,000 naira ọkọ wá ní òun gbà pẹ̀lú àdánwò tó dé yìí kò hú ohun kúrú báyìí náà tẹ́lẹ̀ ìgbóná ló mú nígbàtàrà ọ̀yà sí ohun máa bá kọ́dà wọ́n ti ń fi yín júwe òun ládùgbò nígbàtí èyàn méjì mẹ́ta bá ti ń bọ́ ń a ń kọ́ ìbànújẹ́ mú alẹ́tọ̀ ká bá obìnrin ní sọ̀rọ̀ sùúrù pé alágbára lórí ẹ̀mí rẹ̀ torí tàbẹ̀ sí olè kóbò náà òsì ní Ànábì wa sallallahu alaihi wasallama nígbàtí Mugith ẹrú ni Bàrírọ̀ ẹrú ni wọ́n wá jọ jẹ́ tọkọtaya atakọtìl Bàrírọ̀ Bàrírọ̀ ó kú olóko ẹrú ọdọ̀mọ̀lúwàbí bẹ́ẹ̀ sì ni nínú ẹ̀sìn wọ́n pè ọkọ tọ́rọ̀ bá rí wípé ìyàwó rẹ̀ rẹ̀ o ó pé àwọn náà ẹjọ jẹ́rú tẹ́lẹ̀ ìjọ tó jẹ́ pé ẹjọ ní òmìnira ni ṣùgbọ́n báyìí òmìnira ti débẹ̀ nìkan kò débẹ̀ nìkejì káwá fi dẹ̀dẹ̀ mọ́ ẹn tí òmìnira dé báyìí pé kó sì tún máa wà lábẹ́ tí ò tí òmìnira kò sí nú ẹ̀sìn tọ́sọ̀kalẹ̀ ọlẹ́tọ̀ọ́ láti sọpọ̀ ọ̀fọ́kọ̀ ìmá tó bá jẹ́ pé bó ṣe wà yìí kò lè rọ ìsẹ̀mí rẹ lọ́rùn kò fi rójú rí ọlọ́run ìwọ náà lọ tó lọ́rọ̀ bákan náà tó bá fẹ́ máa fẹ́ nǹkan rẹ lọ bàìlúwà ní àníbí ṣe bó ṣe rínú ó bó ṣe rínú olóhun ṣe mọ́ ó

bọ́bà rírọ̀ sọ̀rọ̀ yí padà bóyó lè kọ̀nsídá ọkọ rẹ̀ kó sí ọlọ́mbà tó rẹ̀ṣẹ́ sí pé mùgíìsù bà rírọ̀ mẹ́jẹ̀ kí mùgíìsù ọfẹ́ kó parẹ̀ ni ana bi ni mo gbogbo ọmọ tó ọmọ ó náà lọ mẹ̀bí fún olóòtọ́ ni nígbàtá níbi tí wọ́n ń pàṣọ èdè ẹ̀ ọwá wígbóló nǹkan pẹ̀rẹ̀ sàṣàlám àtàmúrù ni ṣé kí n ọkọ̀ yìí sí ni látọ̀dọ̀ rẹ tí mọ̀ pé sẹ́mọ̀ a ti ń kọ̀ntró rẹ tó jẹ́ pé ìsẹ̀mí mi ò lè dáamá ń gbà pé ọlọ́run ló mara káfíìsà ní ara wa ó sì ọlọ́n ni wọ́n pàmílàṣẹ́ láti sánmà o a hmm. ń sọ pé islamu tàǹsì ẹjẹ́ àjọ gbé bọ́ọ̀ta kájọ yẹ̀wò pé sí ìntọ́lọ̀ fi rán nẹ́bì là ń ṣe àbí mi tí a fẹ́sì rẹ̀ o sí àmìdá àbúrẹ́ sọ lókùrú gbà tó ti jẹ́ pé ilé kéwù mi iná ń wá pé sọ fún dádí lásẹ̀ في الزرمة mi mọ̀ pé dádì tí ẹ ti ẹ̀ lọ́mọbìnrin tó ti dàgbà tó báyìí alhamdulillah ilẹ̀kùn mẹ́ta náà ló ti tì nílé wa ìkọ́dẹ̀ sílẹ̀ ẹ̀kùn láì ojú mi sí báyẹ̀ náà sọ́run bàbẹ́ gami lè máa sọ̀rọ̀ kọ́ sọ̀rọ̀ lé ọmọ jẹ́ ń pè láàfáà ni ọ̀dá agbẹ́sẹ̀lé wọn náà àfi ọ̀sẹ̀ lẹ́ẹ̀kẹrin wà sọ fún dádì ẹ̀ wípé wàlíyù tó ju wàlíyù tí ẹ lọ iná ló so igi ọmọ ìfún rẹ̀ gbúlẹ̀ tí rí egúlé ó ń sọ lọ́wọ́ ní mọ́ dá sí ní tí ìjọmọ nìyàn ni kẹsàsí láti sẹ́mà ó lè máa dùn àwọn ọkùnrin tó bá jẹ́ pọ́dọ̀ àwọn obìnrin náà lọ́sẹ̀sì àárọ̀kùnrin náà tí ó wò pé bóòlù sí fẹ́ kóòpù pẹ̀lú obìnrin tí ó sẹ̀sẹ̀ méjèèjì ń bẹ́mà ṣùgbọ́n dáadáa ni tó bá dẹ́dà pa in òrìrí lẹ́sẹ̀ èèyàn téèyàn bá lè sàmúmọ́ra rẹ̀ jẹmáà ẹmọ́ lè sàmúmọ́ra yìí kìí ṣe pé nkẹ yóò tán yóò lò wọ́n sàmúmọ́ra yóò mọ̀ wá sí ìdàkejì ọkọ̀ ni o sì sọ pé èkùrọ́ lalábẹ̀ tó kọ wà lé rẹ̀ yóò sì máa pè ẹn tí ó sùn nílé ọkọ rẹ̀ yóò máa pè lábúrú rẹ̀ yóò máa pè rẹ̀ in ń gbogbo tó bá lè kó àbúrú à ìyàwó ń sọ fún wípé ọkọ mish kí sì ní torí ọrọ̀kọ̀ ẹ̀ kúrú tó tó dúdú láàrin àwọn ti mú ti pẹ̀tùpẹ́ sáájú àsìkò yẹn ẹ̀sìn islamu yìí o náà ni ẹ̀sìn ẹyọ oró kan tí ń tún ọ̀pọ̀lọ́ sí ẹ̀sìn ẹyọ oró kan tí ń tún ọ̀pọ̀lọ́ sí tọ́jẹ́ ọpọlọ rí ó jìnà islamu náà ni bọ́wà musulmi ò se wá rí sí ìkẹyì à ó kù pọ̀ káàtó ọ̀bá ìrẹ̀dákùnmú in tó fi fẹ́yàwó ọwá lò fẹ́ gbájú bẹ́ẹ̀ lọ indal ilkhul ọkọ wá ní ọdá kò burú ṣe ẹmọ̀ pé ń sọ ọbọ̀ o ní pé ìyàwó olọ̀rọ̀ wà lọ́rọ̀ ẹ̀ báyìí ọ fẹ́ bọ́ aṣọ ìjẹ́ ìyàwó lẹ́lọ́rùn fọ́kọ rẹ̀ torí kíni torí pé ìwà ń bẹ́nu no ẹ̀sìn ọkọ rẹ̀ yìí tó ń bá ń lọ bá ìlẹ́ẹ̀dì ẹni ẹ̀sìn rẹ̀ tó ti dẹ̀sìn fún yìí yọ́ dẹ̀sìn fún náà àwọn ọkùnrin bẹ̀m̀bẹ̀ ìjọ tó bá ti rí tí ìyàwó rẹ̀ bá múra ní múra ẹ̀sìn inú rí ma bàjẹ́ ni pé àà sí mọ́ sọ fún ọpá jáyé orí tí mẹ́mẹ́ ẹ̀tọ́ pé kéèpù ni kọgbọ́rọ̀ kọjá àdúdú rẹ̀ àwọn ọkùnrin bẹ́ẹ̀bẹ́ tọ́jọ́ wípé ayé tó ń gẹ́ǹsẹ̀ kò yé bẹ́ẹ̀ sì lọ́pọ̀ náà wa musulmi tọ́jọ́ wípé in táwọn kèfèrí ń ṣe ní wù kọmọ bí ó sì ni ah, kèése gbogbo yá nǹkan mímú mí o obi ti ẹ̀fẹ̀ sáré ọfẹ́ bu ọkọ̀ kèése pọ́lọ̀ tí ìjogún ọkọ̀ ìrọ́lẹ̀ pa ọ̀tọ̀ níbi tí ń lọ oòrùn kò yé kò yé kò téèyàn ọba ti dàgbà ní mẹ́yìnmọ́ lọ́un wàhálà náà ní ìjàgbà rẹ̀ lóòdì kọ̀mẹ́kọ̀mẹ́ dáadáa sọ́bẹ̀ igán wà ní ẹntọ́ ọkọ̀ ẹlòmí gẹ́gẹ́ gbogbo bá àákàn jọ ń kìrún mọ́sánásí yàtọ̀ padà lé ogun tẹ́lòmí gbé léyàwó rẹ̀ lọ́rùn lórí kọ́sàmà sẹlọ́n òjò lè mọ́rọ̀ mà bádẹ̀ ohun tó rẹ̀ o tọ́wá sí tó wọ́ kó tó lọ fira sọ mọ́ sọ fún ọ̀pọ̀ ṣe bẹ́mi lọ́ ma bó àwọn sáàsì kan gẹ̀ẹ́ mọ́fìrún kúrò kílẹ̀ kan wà á dà alẹ́ ẹ̀fọ́mọ́ kan lẹ́yìn ráì ibi mú ní nǹkan mi ọwá sí lọ kọ páàkì ẹ̀ kò fi nǹkan wé bàjídé kọ bá ń da nǹkan mi lẹ̀ wọ́n pọ̀ láàrin wa jẹmọ́ ọ̀rọ̀ alìkíyàmà e kò sí máàkì fẹ́ ní kàbíkọ́lọ̀ wọ́n máàkì ẹ̀ fún yàn ìbẹ̀nú àfà ìbẹ̀nú bí ó jìnà

but ah, but mo ti jẹ́ ah, ìjọba ní ẹjẹ́ kí kàjú tó yíò inú lọ ma bàjẹ́ mi lọ́rọ̀ ní ìbára ẹni tó wẹ́lọ́wà ní in tí ọ̀pọ̀lọ̀ rẹ̀ mọ́ sọ fún ni pé àwọn àwọn ọ̀tọ̀ ni ara ni obìnrin ọwọ́ láti máa lọ pẹ̀lú pé kọ́kọ́ wọ́n yọ̀ǹda ahun a ní ń tọ́kọ fún obìnrin obìnrin sọ́ọ̀dà padà O ń sọ ọlọ́run sọ fún ìyàwó sábítù wípé hátẹrù dínà àléyà hàdì ẹ̀kọ́tawú sọ́ọ̀dà ọgbọ̀ oko tọ́kọ rẹ fún ọ tó fi fẹ́ ọ sọ́ọ̀dà padà olóòrùn rẹ di bó ṣe wá dà padà ó sọ ọlọ́run wá ń sọ fún sábítù ibn Qais wípé bẹ́ẹ̀ sì ni

tó ń bá sí ìbẹ̀lẹ̀ èdè ọmọ ìjẹ̀mẹ́ tó ń bá bàbẹ̀ wọ́n orí búlá ní kò sí kẹlùmí oyin yóò padà kàn sábìtù wọ́n tún máa pè ní kọtíbù rọ̀súl tí bá ń sọ̀rọ̀ bí wọ́n mẹ́gbẹ́ ní tí ohun yóò ma bà ìlẹ́rù ayà lọ sọ́kọ̀ annabi ọ̀pọ̀rọ̀ mọ́ sọ̀rọ̀ kóhun yóò borí ohun rẹ̀ tí a máa ń ka àdífò annabi lọ ẹ̀dàlì ẹwà tó sí ilé rẹ̀ ẹjẹ́lẹ́kọ̀ àwọn orí mímọ̀ múrí àwọn àfà àwọn ẹni ọlọ́un ní sọ̀rọ̀díyà kò sí ń tẹ́ẹ̀lé mọ́ ẹjọ́ fapọ̀ bí àríyànjiyàn hadith gbónà ń ni tí ẹ̀yin nẹ́mà pé sọ́jà sàábẹ́wò Abu Hurairah yẹn òpùrọ́ wọ́n wá ní nǹkan wọn àlérójú àléráyé torí bí wọ́n ti dẹ̀ ìlà ń tẹ̀bẹ̀mẹ́lẹ́ sábìt bóǹtẹ̀ sí rínú nígbàtà ẹ̀wà sọ̀kalẹ̀ wípé kọ́mọ̀ jẹ̀ pé sẹ́ bàjẹ̀ tẹ́ ní ẹ̀mà

wọ́n mọ̀ wípé òun ti sí àṣídànù ah! ó ń ṣe ọlọ́mọ ní ọjọ́ ẹbá ránṣẹ́ sí ọmọ rẹ̀ sí ọba dé ó ń ṣe ọlọ́ni ní ibi bọ́lọ̀ ń ṣe dọ́ọ̀ni kìí ṣe tàrífín kìí ṣe báyìí sábìtù sọ́ọ̀mà pátàyẹ lọ́lọ́n ti sáyìn pọ́ màrìjẹ̀ náà ni ọni ọbádà stampo ẹ̀báwù obìnrin sì ń bẹ lábẹ́ rẹ̀ bí sábìtù ṣe rí ṣe bá nìjẹ̀ náà òun lò ń gbàwé rẹ̀ òun ètí ìgbà tó ń tó ànábì wá ní ọ̀dà in tó fún ọ̀sọ́ ọ̀dà padà ibi àwọn bọ̀nù in tó kùnrin fún obìnrin ẹ ẹ̀ ọ̀dọ́ wá ń bí ẹ ń pa ń wojú rí ọlọ́run kọ́ mọ́ bẹ̀gọ́ sí o àwa ni márùn 5,000 10,000 wọ́n ti fún ní musaf ní tí wọ́n kọ bá musaf bí márùn ṣe mọ́fẹ́ ìyàwó obe ká mọ́ fẹ́ ẹ̀gbọ́ tó lọ́dọ̀ wa náà ọ̀pọ̀lọpọ̀ mùhúrù lẹ́dì àwọn ọkùnrin gbèsè ní táàrí roma sọ́kùnrin wá lè gbàdúyẹ nǹkan tó lọ ń fẹ́ fara ní àwọn ìmọ̀ pín méjì lórí rẹ̀ wọ́n ni àrùsàsílám sọ fún ìyàwó sábìtù wípé dántọ́ ọgbà tó fèsè márùn dápadà ìbéèrè ọwà wá pé irú ìdàjọ́ náà tí è ṣe ìyàwó àná tí è ṣe ìyàwó òjìjẹta kí ló fà á tí ò fi wá jẹ́ wípé tó ti gbà lọ́wọ́ obìnrin àti pọ́n náà ti lò lára obìnrin tó fi jẹ́ pọ́bìnrin ó fi nǹkan lẹ̀ tó máa lọ ní tí ó fi sọ abẹ́ rẹ̀ dẹ̀tọ́ àwọn mẹ́ ni yóò rí bẹ́ẹ̀ nítorí wípé wọ́n bá ní sọ̀rọ̀ ń pa àwùjọ tí ọ̀ mọ̀ tí ń jẹ́ zina nínú dictionary wọn àwùjọ kan ni kò sí ọ̀nà téèyàn lè gbà tilẹ̀kùnmọ̀rí pẹ̀lú bí àfọ̀nà halali ìdán tó bọ́ wá rí bẹ́ẹ̀ in tó fi fẹ́yàwó lánàyẹ ìlú ti lè chẹ́njì kírù ọ̀gọ́ mọ̀ sí fẹ́yàwó wọ́n bá ní sọ̀rọ̀ ọba ṣe ń ṣe yíó ó sì jìnà sí kágbọ́yé gẹ pẹ̀lú pé àwùjọ wò ní jẹ́ agbọ́yé àwùjọ ìṣẹ́ kò ní jẹ́ agbọ́yé níbi tẹ́lẹ̀mí ìmìnrin ṣọ́ọ̀bù bí ẹ ti ń tajà sí nǹkankan ó ti fọwọ́ kan obe tó lé 20 dáilé nì yóò sì mẹ́ rí ìbànújẹ́ lára àwọn èntí ọ̀fọ́ ọkọ́ lọ́rùn

ẹ̀sì mọ̀ pé mi àti ìmì wo ọmọ lúkànkẹ́ náà ní ẹ̀sì mọ̀ pọ́mọ̀ àbàrẹjọ́ ní áwó ṣẹ̀pẹ́ lẹ́nì àdásọ sí lọ́rùn kí ní wọ́n lọ́n pọ́lọ̀ tí bá ní fọ̀ kọjọ́ ọkọ́ bá ní fọ̀ tán ibi àsàrà tí ó tó kù sí báyìí ó sì bá Sunday ó ní ọ̀pá gbogbo tó dí ọ̀sẹ̀ kan rẹ̀ ọlọ́nsànú wa kan bẹ̀rẹ̀ àwọn ọlọ sọ́sára tún sunday wọ́n ọ̀kọlọ jẹ́ àmà chọọchị lẹ́n church ẹ̀nà wọ́n gbìyàn lọ́bẹ̀ wọ́n sì bèèrè táìmù tí wọ́n parí ìsìn bí ẹ̀ṣẹ́ lulẹ̀ ayé tẹ́lọ wẹ́rẹ́wẹ́rẹ́nu alọ́dọ̀ ọlọ́njọ́ in ma o àwọn àfáà wá pín méjì ọkùnrin ò lè gbàjú tó fúta ní lọ fún ìyàwó rẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì wípé ọkùnrin lẹ́tọ́ àti gbàjú èyí tó fún ìyàwó rẹ̀ lọ sọ pé ìsánàkùnmọ̀ fẹ́ kọ̀ lẹ́yìn ọdún mẹ́wàá sísìn tí ó wá jẹ́ wípé ìlú wa gbà ó tẹ obè lọ́rùn kéyìn ò fún ní 200,000 gbána ah, ọ̀rọ̀ kejì ó èmì náà ti yọ̀ndá rẹ̀ ṣùgbọ́n tó bá sá ti rí áfẹ́ mílíọ̀n 500,000 fún mi kọ́dá kò tí ìdájú pé in mẹ́gan in tó sì bá ń tó sọpọ̀ òun lọ sánmà ni iná ti fi nǹkan so kèkú ṣe pé wà àwọn lọ́kọ̀ àbí ẹ̀sìn ohun ọlọ́nà lò mẹ́lẹ̀ ìwá kóhùn sí fi kú náà ni ohun ní yàdí tí lálìkì àmá àwọn àjọ sọ àwọn apákan àfà ní ọkùnrin lè gbàjù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ká sọ pé lè gbàjù bẹ́ẹ̀ lọ ìjọ́bìnrin kalẹ̀ pọ̀ ń fẹ́ ṣe kúlúrù kí ó wá kọ wá sọ́dọ̀ àfà kọ ma wá sọ wípé ìwọ̀ ọba fọ́ ní nkẹ tí ó awa lọ́rùn àwọn àwò kí ló fi fẹ́ o fi 2,500 àfẹ́ ọwá ní kọlọ 2 million wá èmi ọmụrụ àfà àti ó ní kọlọ ọbọ million wá o torí a láàrin ara wa kọ yọ́ wà jádájú ẹ̀sìn ẹwà gbé lọ Ghana tòótọ́ ọlọ́bẹ̀rẹ̀ bí wíwá ìtì fi ń dájọ́ yìí ṣùgbọ́n nǹkan tí ó dà lágbóóná mẹ́sẹ̀ láàrin wọn bẹ̀ bàbá mufti mamlaka tí wọ́n bá gbé wá sí Nàìjíríà lẹ́nu pé wọ́n ti chẹ́njì ìlú fún wá dájọ́ àdífì wọn ní bèèrè bèèrè náà

gbogbo obi tọ́ mọ́ bá tarẹ̀ jáde sọ́dún èèyàn tí èèyàn ò ní ákìdù lórí rẹ̀ tí èèyàn ò ní yígi wípé èèyàn fẹ́ bọ́lọ̀ ń ṣe tó látẹnu ànàbì ọlọ́n ni kò sí èmi mo kúkú mọ̀ pé àtọ̀ rẹ̀ náà mo mú ṣùgbọ́n ọ̀nà ọ̀dá níbi ẹba ti ń sọ pé bọ́lọ̀run ṣe wí àtàwíre ṣe bá nǹkan wọn ó mú agbádá àti bùbà tí ó papọ̀ tí wọ́n wà jókò tí wọ́n ní ìkẹ́kẹ́sẹ̀lẹ̀ sẹ́nìkan kò Nàìjíríà gbísẹ̀ o o inú ìjọ kẹta lọ bá bú ẹ̀rìn ọsọ́sọ̀ fún ìyẹn rẹ̀ kan pé òun pé àfá àwọn kan ọjọ́gbà kó láàfá àwọn wá ní ta ní ẹni tí yẹn orísì làwọn àfá sọ́rọ̀ wọn àfá kan bẹ àdánwò wọn máa fi ń hàn wọn ṣùgbọ́n tí ó sọ fàdánwò ọlọ́wò ní fi hàn wọn àwa ìrẹ́zà làwà mú lọ àwọn èrí ìkúlà ìrádánwò ìfẹ́sọ́ tẹ́ni ń fẹ́ ọmọ ìpìdà yìí tí bẹ́ẹ̀ kí ogun sọ bẹ́ẹ̀ bá dẹ́rù ilé ìwò ìbínú ọlọ́wọ́ wà nkálukú bá yá dáalé rẹ̀ ó sì sẹ́ntí ó sì àwọn gba bí 5 million bí kíríkà ní ẹgbà lọ́wọ́ rẹ̀ wọ́n bá rọ́ àwọn yóò wọ́n bá rọ́ ìbínú ọlọ́run ó sì tí ó sì bó ṣe bá ń sọ̀rọ̀ lọ́yìí àtọkọ àtìyàwó ẹ̀wọ̀n ni ẹwà àwọn yóò ti gbà tí wọ́n gbà lọ́wọ́ wọn ti kárí inú àdéhùn ọlọ́run ni ọlọ́njọ́ méjì àtọ́ sí yà rẹ̀ o ń ju elépè bá ń ṣe pé méjì àtọ́ sí pé o yìí tó jẹ́ àmà sọ̀rọ̀ yìí kúlù ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé bẹnu ẹ̀sìn tẹ́lẹ̀ wọ́n ti àmà báyìí yọ́ mi ń pé mo fẹ́ mi wọ́n dẹ̀ ti sọ pé iye tí àbá ti lóun fẹ́ gbà ní fọ́fla ti dádí ẹ tí mẹ́mbà sọ̀rún múwé wà fi sí number one dádí ẹ tún nílẹ̀ kan lájà 2 acres wà fi sí number two mo tó gbọ́ pé ń ra ilanda 2025 ní last week wà fi number three torí ikin only because ọmọbẹ̀nú àwọn mímọ̀ tí a lóbi lè gbàjú ọkọ lè gbàjú tó fún ìyàwó rẹ̀ lọ òdìní ẹlẹ́ẹ̀kejì obìnrin tí húlù wá sẹ̀láàrin àtọ́kọ́ yìí a ṣe yóò ṣe ìdá àbí ò ní ìdá ní ó ní ìdà. ìdá náà ni káwò pé tí ò sí Dúkì ọkọ níkùn rẹ̀ ọ̀dá kí wá ni múdà ìdá rẹ̀ bẹ́ẹ̀ sì ló bèèrè tàà bá kọ̀ ọba dẹ́dà ọ̀pọ̀ wálàṣẹ pé yóò ṣe ìdà lẹ́ẹ̀mẹ́ta kùrú mẹ́ta ó lè jẹ́ salasu hiyat ó sì lè jẹ́ tuhuru náà mẹ́ta gẹ́bà wọn mẹ́sí sọ ṣùgbọ́n eléyìí ibi táà ti ṣe kútùbà jọmẹ́jọ òní kádúmbí bákanáà ṣe húlù tánṣọ́ yìí só ló ń kà ó àtọ́kọ́ ṣe húlù sí ẹ lè fẹ́ra wọn padà ó lè fẹ́ra wọn ó ṣe húlù lẹ́yà kejì sí ẹ tó fẹ́ra wọn padà húlù lẹ́yà kẹta sí ẹ tó fẹ́ra wọn padà in táàsì kámúgbàgbé in tó wọ̀wàdí ààyè ó ní fìtínà ti ń ṣẹlẹ̀ tílẹ̀kọ̀ọ̀kọ̀ báyìí ṣùgbọ́n kankan bẹ̀tọ́jẹ́ pé ń dáwà láàlẹ́ onáà ni hadọ́nà na gẹ́ la fẹ́ sálàyé tó bá jẹ́ pé separation bá sásẹlẹ̀ akékèké ọkọ ọgbà kékèké ìyàwó ọgbà tí a fi pín tọ́mọ́ sì ti wà ọdọ́ ta gẹ́ lọ ọmọ wo náà mọ̀ tí ọmọ bákan náà tàhíìr ẹ̀yin ọmọ máa bá lọ ṣé ọ̀rọ̀ báyìí nàbẹ́ wà lọ́rọ̀ yáyí torí pé ìgbàlẹ̀ ẹ̀sẹ̀sẹ̀fẹ̀ máa pín ìkòrò separation ṣùgbọ́n bò lọ àmọ́ wà tí ó bà sílé bákanáà húlúwì náà tàà ń sọ ìná tí ó tọ́bà èyàn ṣe húlúwù pẹ̀lú ìyàwó èyàn tọrọ húlúwù wọ́n wá jọ ń gbé ilẹ̀ òkèrè tó ọ̀lẹ́bí wò ní nǹkankan ọkọ sì àti pálọ̀ kan ibẹ̀ kèéṣẹ́lù tó bèèrè ti lè dálégbà níbo ni ó ti rí iṣẹ́ tí ọkọ̀ fáa ńgbàtí owó olé lóṣù tí ń jẹ́ bí 1.8 naira níbo ni ó mọ̀ wá gbé ìjẹ mọ́kọlọ́yọ̀ láàrin wọn mọ́ pẹ̀lú gbogbo náà nítorí pé bá wọ́n wà níṣẹ́ àjọsí àwọn ọ̀dọ̀ tèmi nìkan ni ó wà ilé ọ̀pọ̀ náà ọ̀rọ̀ tó nìkan ni ó wà bóò lẹ̀sìn sí pin kí lẹ̀sìn sọ lórí rẹ̀ bákan obìnrin tó yún bẹnu rẹ̀ tàà sí húlù pẹ̀lú ẹ̀ kí ni múdà tó ní láti fi ṣe haidọ̀ bí i min rahman a kílẹ̀ àgbègbèlé tó bá dìjọ́ mẹ́jọ ṣùgbọ́n adáwà padà ká fi rí ojú àlámẹ́rin pé a káwò islamu ta ń káwò bí n tó lọ ń fọ́n nàbí ìsì rọrùn tó sọ́rọ̀ sallam káwàwò ọ̀nà táwà ń gbé gbà ìjá àti ìgàtọwọ́ wálẹ̀ lẹ́ yóò bà dìsì ẹbí ọlọ́njọ́ àmbíọ̀ ó gbìyànjú ó sí dáadáa ara yàwó lọ́gbà Ah, ọlọ́ndakùn sí ajẹ́jẹ́ bẹ́ o àwọn ìyàwó wa náà wọ́n kírun wọ́n gbáwẹ̀ wọ́n ń ṣe rẹ́jẹ́jẹ́bọ́ bá dẹ́dà dágbàrá wọ́n ṣe ká láti ṣe ọmọ méjì ó jẹ́ pé inú ilé wọn náà ni kọ́kọ́rọ́ náà wọ́n wà tí wọ́n méjì wọ́n tara wa wọ́n náà wọ́rọ̀dà ní kẹsì rẹ̀ àbíọ̀ gbogbo olé tí ń jò bá ní díò gbogbo olé tó ti rún bá ní tó tó wọ́rọ̀dà ní kẹsì rẹ̀ bí haqqi la hawla alhamdulillah الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصابه أجمعين أما بعد عباد الله أوسيكم ونفسي بتقوى الله هذه وسية خالقنا للأولين والآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شون عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام أمر الله سبحانه وتعالى الرجال بحسن عشرة بأزواجهم وأمر النساء كذلك ألا يرفعن رؤوسهن على أزواجهن أمة الإسلام العشرة بالمعروف قال الله تعالى وعاشروهن بالمعروف ولكن إذا كره الرجل زوجته أو كرهت المرأة زوجها وأرادت أن تختلع منه وهل للزوج أن يختار منها أكثر مما أعطاها عندما أمهرها للعلم في هذه المسألة قولان القول الأول أنه لا يجوز للرجل أن يأخذ ممرته إذا اختلعت منه أكثر مما أعطاه واستدل أصحاب هذا القول بما جاء من قصة امرأة ثابت بن قيس رضي الله تعالى أنهما وأرضاهما أتردين عليه هديقته قالت نعم فردت عليه هديقته وهذا الرجل ثابت صحابي جليل كان من أهل الجنة بشهادة رسول الله صلى الله عليه وسلم له لأنه كان رفيع الصوت فلما أنزل سورة القولة يا أيها الذين آمنوا لا ترفعوا أصفاتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول الآية جلس في بيته متفكرا حزينا مهموما مقموعا فتفقده الرسول فأخبر أنه في بيتي فأوصل إليه فإذا هو يعتذر أنه قد حبطت أعماله لأنه كان رفع الصوت وقد رفع صوته على صوت رسول الله صلى الله عليه وسلم فطمنه الرسول صلى الله عليه وسلم وقال له بل أنت من أهل الجنة يا ثابت ما هذا امرأته ما كرهت منه خلقا ولا دينا وإنما كرهت منه خلقا لأنه رجل أصغر وأسود فأذن لها رسول الله صلى الله عليه وسلم لأنها لا تريد أن تظلمه لا تريد أن تظلمه بحقه الذي أوجبه الله سبحانه وتعالى عليها وبنصير ومن نظير هذا ما جاء من قصة بريرة مع زوجتها الأول مغيث فلما عتقت تحت هذا العبد مجيد ناداهما رسول الله صلى الله عليه وسلم وخيرها بين البقاء مع زوجها وبين نفسها فاختارت نفسها القصة بارك الله لي ولكم في القرآن والسنة ورفع الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفاره الحمد لله وكفى وصلاة الله وسلام على عبادنا اصطفى عباد الله اتقوا ربكم في السر والآن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام واعلموا أن رسول الله صلى الله عليه وسلم أمر امرأة ثابت بن قيس أن ترد على بعلها حديقته فردت لحديقته لكن في رواية وإن, وإن, وإن ازداد أزده فهذه الرواية غير ثابتة عند كثير من العلم أما الذين ذهبوا إلى أنه جاز للرجل أن يأخذ أكثر مما أعطى زوجته عند المهر إذا أرادت أن تقتلي منه احتجوا بأن هذا الخل فداء فللإنسان أن يبدي نفسه بما رآه مناسبا للفداء لأن النفس أغلى شيء عند الإنسان إلى آخر ما قالوه أمة الإسلام الله سبحانه وتعالى أمرنا بالمعروف ولا تنسوا الفضل بينكم وعاشروهن بالمعروف إذا عاشروا أزواجكم بالمعروف عاشروا أزواجكم بالمعروف فإن خيارنا خيارنا لأهله ونسأل الله الرحمن أن يديم علينا نعمة وظيرة وباطنة وأن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر آداك داء الدين اللهم ربنا دمر آداك داء الدين اللهم ربنا كلنا مؤيدا ونصيرا وانتقم لعبارك المستضعفين من المؤمنين والمؤمنات اللهم ربنا اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه ليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه دائك يا أجود الأجودين ربنا تب علينا وتب على التائبين اللهم ربنا تب علينا وتب على التائبين عاملنا بما انت أهله فانت أهل التقوى وأهل المغفرة ولا تعاملنا بما نحن أهله ونحن عن الذنوب والمعاصي ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله وعلم أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقلة صحية الثابتة من نسي الصلاة علي خطيئة طريق ولجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن نبي الرحمة نبي التوبة المبعوث رحمة للعالمين اللهم ربنا صل وسلم وبرك عليه وعلى آل وصحبه وسلم تسليما كثيرا